الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته بتي أتدوني بمترى فتح رب الغفور تي ينجي على الشيخ أحمد بن يحيى النجمي ìkan nínú àwọn àgbàfà súnnà ní um, Saudi Arabia tí wọ́n ṣe àlàyé tírà Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala ibi tí a ti wá gbílé ní òun náà ni ọ̀rọ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab tani ṣurutu la ilaha illallah abẹ́ sọ àwọn májẹ̀mú la ilaha illallah àwọn kan tí ó gbọ́dọ̀ pé sí ara yẹn tó bá ń sọ la ilaha wọ́n ni alákọ̀ọ́kọ́ ni al bi ma'naha nafiyan wa ithbatan wọ́n tó bá ń sọ la ilaha illallah ó gbọ́dọ̀ mọ̀ ìtumọ̀ la ilaha yìí a ó ma apákan tó jẹ́ apákan la ilaha illallah tó ní ṣe pẹ̀lú pé negation negation in such a way that èyàn ó kọdí èyàn ó dẹ̀ tako gbogbo nǹkan tó bá èyàn ó gbàgbé kò sí ẹni kankan tó lẹ́tọ̀ àti máa jọ́sìn fún àyàfi Allah wa ithbatan àti ó wà fi rẹ̀lẹ̀ ìpí ọlọ́ọ̀bá nìkan lágbùdọ̀ máa jọ́sìn fún ó kọ́kọ́ dánù gbogbo nǹkan mẹ́ta joseph fún dẹ́yìn allah yẹni nafiyon ó wà fi rẹlẹ̀ allah nìka ẹlẹ́ẹ̀kejì ni aliyakin ogbùdọ̀ ní kíná ń pè ẹ̀yẹn gbọ́dọ̀ ní àmàdájú certainty ẹ̀yẹn gbọ́dọ̀ ní aliyakin wa huwa kamalul ilmi biha ó náà ni kí ẹ̀dẹ́ ní ìmọ̀ tó pé nípa gbólóhùn la ilaha illallah tẹ́yẹn alìmùnáfí lè ṣakki wa wẹ́bì ilé ìta ń pè ní yàkí ni yìí kí ọkàn yà kó dúó dédé lórí rẹ̀ yẹn o ní ìdàkejì àṣakki kí yà máa ṣe ròyíròyí kí yà máa ṣe méjì àti àwọ̀rọ̀yìb o náà ni kí yà máa léyìí tó takò ìntànpẹ̀ ní àṣirk ẹbọ̀ tó tako ó jẹ́ ìdàkejì ẹbọ ẹlẹ́ẹ̀kẹrin o ni asidko agbùdọ̀ gbá lódodo intanwi la ilaha illallah ta ń sanye o ó gbùdọ̀ jẹ́ lórí òdodo ni alimunafi lilkethibi ilé ni ó ma jẹ́ ìdàkejì àbí ni ó ma tako ìmá sọ ní ìsọ irọ́ kí ẹ ma gbà alkhamis ẹlẹ́ẹ̀kẹrin and then kí ni nǹkan tí kẹ́lìmọ̀ yìí tó ń tọ́ka lé lórí wàsòróòrò bí dáálìkà inú yẹn dẹ̀ gbọdọ̀ máa dùn sí kẹ́lìmọ̀ yìí ni la ilaha illallah tàwárán sọ yìí asadis ẹlẹ́kẹfà ni alinkiyado lè hukukiya káwà jupa jùsẹ̀ẹ́lẹ̀ fún àwọn tó jẹ́ ẹ̀tọ́ la ilaha ikhlasan lillahi lẹ́ni tí ó mọ̀ ṣe fún ọlọ́ọ̀bá nìkan wà talaban li mardati àti lẹ́ni tó ń wá ìyọnú ọlọ́ọ̀bá asábíà ẹlẹ́ẹ̀keje òun náà ni alkọbólù lùmọ̀náfí lè bọ́dì agbùdọ̀ gba kẹ́nìmọ̀ yìí elédè ni ó ma jẹ́ in tí ó ma tako ìdápadà ìtumẹ̀ ni bí ó kẹ́nìmọ̀ yìí agbùdọ̀ accepti rẹ̀ ni agbùdọ̀ àlàyé lórí àwọn nǹkan méje tí a dákọ̀ yẹn ká bẹ̀rẹ̀ báyìí wọ́n ní ma'anaha ṣẹ́rí ìtumọ̀ la ilaha illallah tó bá ní pé kí ni ìtumọ̀ la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ní wípé la ma'buda bi haqqin illallah kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah ìtàn pè la ilaha illallah náà ni pé nǹkan ruknáhà ṣe wá la ilaha illallah yóò ó wá ní orígun méjì annafiyu fi qawlihi la ilaha ṣẹ́rí ẹgbẹ́ la ilaha illallah ni la ilahu yẹ aláwọ̀kọ́ yẹ la ilaha afọ̀n la ilaha yẹ òun wọ́n mọ́ ń pò ní annafiyu òun ni pé ní pé kò sí tán pè ní ilaha ta ní pé nínú èdè lárúbáwá ó tí èyàn bá ti ń jọ́sìn fún láfí sọ pípọ́lá kó mọ jọ́sìn fún gi igi yẹn ti di ìláhù kó mọ jọ́sìn fún kúta ìláhù lókúta yẹn so ó kọ́kọ́ wọ́n sọ pé láìláha kò sí ń tán pè ní ìláhù kankan ó ti negate gbogbo tán because a ń jọ́sìn fún so láìláha kò sí ìláh kò sí ń tagbùdọ̀ mọ́ jọ́sìn fún wal ithbat ó wà ṣẹ̀ṣẹ̀ ó kọ́kọ́ negate àbí ó wà kan òun náà ní Allah ìtumọ̀ ní pé èyàn kọ́kọ́ negate pé kò kọ́kọ́ sí kíní kan àyàfi eléyìí nìkan so gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ sí ni ẹ wala ilaha nafatil taa an kulli ahadin siwahu Laa ilaha ó ti kọ́ nǹkan ni pè ìlẹ́tọ̀ ìjọsìn ó sì kọ́ fún gbogbo nǹkan mìí dẹ́yìn Allah kò sí nǹkan kan ní dẹ́yìn Allah tó lẹ́tọ̀ sí ìjọsìn fannafyu fil jumla ṣẹ́rí náà wọ́n ni wa illa Allah asbatatil uluhiyyata lillahi wahdahu la sharika lah illa Allah yẹ ti wá fi rìnlẹ̀ fún ọlọ́ọ̀bá nìkan akọ́kọ́ negate tí mẹ́gbẹ́ la ilaha yẹn anẹ́bì Ìsá ti kó sínú ẹ̀ àwọn sàárè wà ń bẹ àwọn wòlí wà ń bẹ táwọn yẹn jọsìn fẹ́dẹ̀yìn Allah àti gbogbo nǹkan táwọn èèyàn kan lè máa jọ́sìn fún ìfẹ́ ẹnú táwọn èèyàn náà ń sìn gbogbo nǹkan táwọn lè máa jọ́sìn fún kò bá jẹ́ èèyàn ń jọ́sìn fún ni gbogbo ẹ̀ tí kó sínú la ilaha ó wà fẹ́ ọ̀kan yọ illallah àyàfi Allah ìtumọ̀ la ilaha illallah náà ni so túnmọ̀ contradiction àti ìtakora ẹni ni ó jẹ́ kó mọ́ sọ la ilaha illallah kò Allah eléyìí ò ṣùrútù ha sab'atun àwọn májẹ̀mú la ilaha illallah yíwa ni méje ni wọ́n alákọ̀ọ́kọ́ ni al'ilmu bi ma'anaha nafiyan wa ithbatan ká ní ìmọ̀ nípa ìtumọ̀ la ilaha illallah bá ti sàlàyé síwájú yẹn nípa pé ó ní apá kan èpé kan la ilaha ó ń kọdí gbogbo tán pè ní ìlà ó wá ń والإثبات لجملة إلا الله gẹba ṣe ṣàlàyé síwájú bí haithu ya lam wujubal kufur bi kulli al-aliha siwa Allah ìtumọ̀ rẹ̀ ní wípé ó gbọ́dọ̀ nímọ̀ nípa wípé kó tó lè di mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe kèfèrí nípa gbogbo nǹkan mí tán jọ́sìn fún lẹ́yìn a ní babbala àtakò ìtakò rẹ nínú iṣẹ́ ìtakò ẹ̀sìn ọlọ́ọ̀bá ní kò ní mùsùlùmí ni ọm káwọn yíwá máa ṣe nǹkan tó níṣe pẹ̀lú ẹ̀sìn wọn in tó jẹ́ ẹ̀sìn kó máa bá wọn kópa ń bẹ̀ bóyá wọ́n ń ṣe ọdún ẹyọ bóyá kò lọ wà àwọn tẹjọ wà ládùúgbò àwọn náà sọdún ẹyọ wọ́n ní tọ́ afá ẹ̀dàkùn ẹ̀yìn náà ẹbà

ṣe gbogbo wọn kí ni avenue ló jẹ́ fún àfún dáwà ojú ọ̀nà láti ṣe dáwà ní tẹ́nìkan ma wá bá wa mọ́ bàjá ma ní ẹ̀yìn kẹrẹ àwà ah, ẹ̀yìn kìní kan ẹkù wọlé náà ní kò need ẹnìkan wá fi nǹkan lọ ahẹ́ à ẹmọ́ bínú àbàbá ẹ̀dàkùn ẹwà ṣe rí kìní tẹ́nìkẹ wá ṣe yìí ah, mi bàbá yìí inú ti mọ̀ sàlẹ́kẹ́ yìí kúrò ìtàkì ní islam ni ó sì fún báyìí báyìí ká mọ́ jọ́sì fún ọlọ́bá nìkan ọlọ́bá lè sàánú rẹ̀ látara bẹ́ àmọ́gbà tí wọ́n tó yẹ kó sàlàyé tí wọ́n náà ń dọ́gbọ́n bóyárùn báyẹ̀ ni mi tí ó sọnù ó lè mọ́ bẹ̀rù pé òun lè mọ́ ríṣẹ́

tí bá ń ṣe bẹ́ẹ̀ ni ṣe bá ń kèfè rí wá bá nàbí sallallahu alaihi wasallam ọlọ́mọ sọ fán nípa nàbí pé ọlọ́sọ̀nù kòránì pé waddu law tudhinu fayudhinun in tán fẹ́ látọ̀dọ̀ nàbí ní pé sallallahu alaihi wasallam ní pé wọ́n bá nàbí nìna wọ́n àti àṣàjọmọ̀ kírun àyíwẹ̀bẹ̀ lọ a ní ìwà ní pé ara ohun ọlọ́wọ́n sọ fánà ẹ̀ níbo wádù láòtúdì hìnú in tán fẹ́ wọ́n fẹ́ kó compromise ní o fàyúdì hìnú káwọn náà níbà compromise ma compromise ma dáwọn lóhun nítorí ẹ̀nà lọ́nà padà fi ń sọ Kùránì kalẹ̀ pé lakum dinukum waliyad ọlọ́run sọ fánà bí ni kúl sọ ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí ẹwà mo fẹ́ rí la a'budu ma ta'budun in tẹ́ ń jọ́sẹ̀ fún yẹ èmi ò ní bá fún ooo

wọ́n mọ̀ kí níbi àwọn ọ̀rọ̀ ayé yòókù ànábì wàláhì kódà àwọn jíù wọ́n máa ń invite ànábì tí ó wà jẹun wàláhì sí lọ jẹ́mẹ̀ tọ̀ kìí só ń jẹ Christmas àbóúnjẹ ọdún ọ̀nọ́màdé tó àmà dánáfà só wà ní ẹjẹ́ ànábì òdè jẹ ànábì mọ́ sọfáwọn sàhábà nípa àwọn tọ́jẹ́ nébọ̀ yìí ànábì òní àlìjáwọ̀ rẹ̀ ọdọ̀ wọn yóò àwọn tán so kíyàn ṣe dáadáa sí yàn ọ̀dẹ̀ normal day lọ́rọ̀ ayé kò mí pé kó compromise ẹ̀sìn tí ẹ bọ̀ wọ́n ti mà náà bí kí tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn à ah, irọ́ lakum dinukum waliya din pé ká mú dání ní kìí Christmas for example ah musulmi làwà kí ni yóò mú jàdá ní belief tẹ́ fi ń ṣe kíní ẹ ń ṣe pẹ̀lú belief pé ọlọ́ọ̀bá kọjẹ ẹyọ kan

ẹlùmí wa máa ìta ma fi ń da títọdún ẹ̀rù wa ní pé ẹ̀yìn ṣèbọ́dún ni kìníkan ni in tí ò yíwa ní pé ọdún min ṣàáìrì dìn nínú àwọn tó jẹ́ àwọn àmì ẹ̀sìn ni tí bá dákọ̀ Christmas ibi tó rí yóò lọ ní àwọn Christian náà ń ṣe tí bá dákọ̀ Eid orí ìrìnlọ́sọ́dọ̀ àwọn Òṣogbo ibi tí ó lọ ní ni ìtumẹ̀ ní kí gbogbo ẹ̀sìn ló láwọn ọdún kan tó ṣe specific fún tí má dákọ̀ Ọ̀ṣun Òṣogbo ibi tọ́kàn yóò lọ ọ̀dọ̀ àwọn ará bí tí má dákọ̀ Ṣàngó òtùmọ̀bí tó lọ ọdún lásù òtùmọ̀bí tó lọ ọdún ẹyọ òtùmọ̀gbé kò ló mórí ni nínú kò sí ẹyọkùn bí ẹ̀sìn ọdún àtẹ̀sìn jọjọ wà so gbogbo tí ó bá ti rẹ̀ ẹ̀sìn àwọn kèfèrí lọ́wọ́ àbírù nǹkan báyìí kọ́ ìwọ mùsùlùmí because la ilaha illallah so èyí tá fi parí náà ni wípé kàmọ́ yajibu ayin Naam kama yajibu an yuthbita wa yufridu Allah bil ibada. So tó bá ti wá ṣe kèfèrí nípa wọn kan mi yẹn. Ele èmi ò gbà, èmi ò gbà, èmi ò gbà. Ó wá fi Ọlọ́ba nìkan rile. Ó wá máa jọ́sìn fún Ọlọ́ba nìkan. Ó wá fi ìjọ́sìn yẹn ó máa gbé fún Ọlọ́ba nìkan. Ah wahdahu la sharika lah. Ọlọ́ba nìkan ni ó kò ní orogún, ó ní

bàbá jíjọlá nẹ́bí tó ló ń ta òka ó wá látọ̀sán pẹ̀lú mọ́tò ẹgẹ́ẹgẹ́ tó ti fẹ́ bàjẹ́ tán bàbá ló ń ta òka òka yí o tẹ́bá ti fi sọ́wọ́ tẹ́bá ti fi ń kan ọjà yín ẹ ma tajà àwọn yóò bò sọ́bù yẹn pa ni ẹdẹ́kùn yẹn ti ń tarú òka wọn só nìdí láti kó ní mo ti lóòkà kan pẹ̀lú mọ́tò jẹgẹjẹgẹ kan táyé rẹ̀ ti fẹ́ bàjẹ́ nílùú ìlú táwọn mùsùlùmí wà yíò wà gbé mọ́tò kalẹ̀ ah oká tájá oká kíní kan oká subhanallah àwọn mùsùlùmí ní òsì tìlọ máa rà á kí lẹ́ rẹ̀ sí ohun òsèfọ̀ká ń gbá mọ́tò rẹ̀ káwọn yíò nǹkan mí bẹ̀bẹ̀ nínú nǹkan tó ṣe pé ó yẹ kó takó mùsùlùmí ọ̀nà nọ́màdì but gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣàlàyé ń bí in nípa àwọn kíní kìí sí kálòmínà ogun kọmọ̀ ṣe bọ́ àbí kọmọ̀ ṣe kèfèrí but àìmọ̀ so ìtorí àìmọ̀ kan yẹn náà wà lálàyé gbọdọ̀ mọ́ fi wá lórí àwọn in tó tako ìpìlẹ̀ sí wa kálìbà àmà kó máa di wípé Allah subhanahu wa ta'ala kó dákò kó sọ ẹ̀sìn wa fún Islam kó ṣe wá ní musulmi nabi sallallahu alaihi wasallam ká bá wọ هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته